نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم آه، أدفنا الله سبحانه وتعالى tí ó ṣe ní ọ̀rọ̀ fún wa láti pé ká tẹ̀síwájú ní òní bákan náà nínú lílékún nípa ìmọ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wíwá ìmọ̀ nípa bóòlásílà bóòlásí ní sọnù bóòlásí ní ma wíwíkúwí nípa Ọlọ́run Ọba bóòlásí ní ma wíwíkúwí nípa ẹ̀sìn Ọlọ́run Ọba lórí àìmọ̀kan títí al-sheikh al-allama Ubayd ibn uh, abdullahi al-jabiri ọ̀nà ni wọ́n ni fa idha taqarrara hadha wọ́n ni tẹ́lẹ̀ ìbá ti rílẹ̀ pé àwọn olùmọ̀wọ̀n ò kí ń bára wọn fà ẹni tó bá gbà pé tariku sọ́lá káfíìrì ni àtẹni tí ó gbà pé káfíìrì ni tó sì pé òun náà ni opinion àwọn jùmhúrù táwọn jùmúhúrù gbà pé fásíkò ni wọ́n pé fásíkò ni ẹlẹ́sẹ̀ ní irú ẹni so ẹn tí tẹ́lẹ̀ bá tó wá ti wá nílẹ̀ fún wa pé àwọn tó yapa ilé àwọn ni haddadiyya so àwọn tó yapa pé ẹn tó bá pè tárikù sọ́lá ní káfíìr kó má bá ẹni tí ó bá pè tárikù sọ́lá ní fásík kó má bá pò kankan kó má lẹ́ ni ìtọ̀hún náà mẹ́lẹ̀ kejì ní khawarij àwọn tán yapa ilé àwọn ni kíni àwọn ni haddadiyya a sì sàlàyé fún wa díẹ̀ nípa rẹ̀ in tó sì fa oná ni pé nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí ń kà fárọ̀ ẹni tí ó bá ṣiṣẹ́ rárá ẹni tí ó bá fi ṣiṣẹ́ rárá so ẹni tí ó bá ṣiṣẹ́ rárá pé wọ́n kà fárọ̀ rẹ̀ kò ṣiṣẹ́ kankan rárá so wọ́n sọ fún wọn pé à tẹ́ bá kà fárọ̀ rẹ̀ kí a lè fẹ́ sọ sí hadith annabi sallallahu alaihi wasallam wọ́n kàfàrà àwọn olórí wọ́n kàfàrà àwọn olórí wọ́n ní kèés kò pa islamu ti di síṣẹ́ islamu kankan ọ̀kẹ́tẹ́ bá wá sọ bẹ́ẹ̀ kí lọ fẹ́ sọ sí hadith annabi wa muhammad sallallahu alaihi wasallam tó sọ pé lam ya'mal khayran qattu ní pé ẹniyàn kò sí kíni kò síṣẹ́ dáadáa so wọ́n ni ẹ̀yìn táwọn sọ ni ni pé jinsul amal jinsul amal ni pé in ta ń pè ní jins ni pé in tó ma yasduku ala anwa'in kathira in tó ṣe pé ó kó àwọn oríṣiríṣi ìran kan sínú na ń pè jins so jins tán bá ní àkílọ̀kọ̀ rẹ̀ tán bá ní lápẹ̀lẹ́sìn insan jinsin tó ló kó oríṣiríṣi ìran èèyàn sínú tán bá ní asọ́nsìn jinsin so in tan pè ní jinsin so jinsul amali ni pé gbogbo na se ni pé kò sise kankan rí so wọ́n ní e tẹ́ bá sọ bẹ́ẹ̀ tariku sola wọ́n ko tẹ́ bá len tí ó ah en tí ó ṣe kankan rí kafiri ni kódà ẹni tí ó fi sola ale gan egbo on ló tóbi jù nínú ẹ̀sìn Islam ẹni pé fásik náà ni ó ìjẹ́ wọ́n ní ara o wọ́n ní káfíìrì ẹni tó bá sì pé ní fásik múríjíà ni so ibi tó ti ń lọ tó ti ń bọ̀ nìyẹn tí ti wọ́n fẹ́ gbà asàfẹ́ pé àwọn èèyàn kèfèrí wọ́n ní fa idha taqarrara hadha wọ́n tẹ́lẹ̀ ìbá ti wáyé wa o ní pé àtẹni tó pè tariku sọ́lá ní káfíra àtẹni tó pè ń fásik ní pé òye bára wọn pò kankan wọ́n ní falinabda mika bẹ̀rẹ̀ bí awwali aslin pẹ̀lú ìpìlẹ̀ akọ́kọ́ saddara bihi abu abu muhammadin riwayata an hadhaini al-imamayn tí abu muhammad ta fi bẹ̀rẹ̀ gbàwáyì látọ̀dọ̀ àwọn olùmọ̀lá méjì wa ala man madha qablahuma àtàwọn tó síwájú wọn wọ́n ni wa man ba'dahuma àtàwọn tó wá lẹ́yìn wọn min a'immatil islami wa sunna nínú àwọn ẹni síwájú nínú islam àti nínú sunna wọ́n ni ad-du'ati ila allahi ala basira àwọn tí wọ́n pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́ tí wọ́n pèpè sí ọlọ́wọ́ lórí àmàdájú ni wọ́n ni وحفظ من كان أيا وإياكم وإيانا بالإسلام والسنة وني وحفظ من كان حيا وني وسي صو فني طبعا بلاينس وإياكم أتي fún àti àwa àtẹ̀yíò wa iyana àti àwa bil islami wa sunna pẹ̀lú islam àti sunna fil hayati duniya ní ayé yìí wọ́n ní wà fi al-akhira àti ní al-qiyama wà hadha al-aslu huwa fi al-iman wọ́n ní ìpìlẹ̀ yìí òun ní nípa iman so al-iman wọ́n ní al-ya'ni al-imanu billah wọ́n ní ìtagbà lérò pé ìgbàgbọ́nú Ọlọ́run Ọba wà bima jaa anhu fi kitabihi àti in tí ó wá látọ̀dọ̀ Ọlọ́run nínú tírà rẹ̀ aw jaa bihi rasuluhu wọ́n ní àti in tí òjíṣẹ́ rẹ̀ tí ó mú wá walbadu bihi kíyàn wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáni o laysa fihi gharaba kò sájòjì ń bẹ̀ o kódà kíyàn má bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáni gan ni àjòjì wà ń bẹ̀ li annahu aslu dini wa asasuhu torí pé òun ní ìpìlẹ̀ ẹ̀sìn àti foundation rẹ̀ bal aslu usul kódà ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ ní ìmáni jẹ́ wọ́n ní faladina wọ́n ní kò sí ẹ̀sìn yálà kò sí iṣẹ́ o sogiran kana aw kabira ó kéré ni bi ni o dúnà iman lai si iman wa hadha al-hadd alladhi dhakarahu ash-shaykh an abihi wọ́n ni ẹ̀rí ìtumọ̀ tí sheikh gbà do babarai wa abi zur'a àti abu zur'a huwa ma'na al iman shar'an òun náà ni imanu inda ahli sunnah inu shari'a lọ́dọ̀ àwọn oní súnnà wọ́n ni qawlun wa amal ọ̀rọ̀ ni iṣẹ́ sì tún ni iman yazidu wa yankus a máa lékún bẹ́ẹ̀ sì ni a sì máa dínkù wa hadhihi eléyò ihdal ibaratayn eléyìí ni ìkanú àwọn ọ̀rọ̀ méjì fi ta'rifil iman ta fi ma ń define iman inda salafi lọ́dọ̀ àwọn salaf wọ́n fal qawlu qawlan wọ́n tán qawlun wa amal qawlun bí qawlu méjì ni qawlu al-qalb qawlu tọ́kàn wa qawlu lisan àti qawlu tahan wọ́n ni fa qawlu lisan wọ́n ni qawlu tahan asluhu bal asasu dini kullihi òun ni ìpìlẹ̀ rẹ̀ yálà òun gẹni foundation gbogbo ẹ̀sìn pátápátá annutqu bi shahadatayn náà sì ni pé èyàn wí àgbólóhùn jẹ́rì méjèèjì wọ́n ni fa innal mar'a wọ́n ni ìyẹn in kana ghayra muslim tó bá yẹ pé kìí ṣe musulmi o yahudiyan aw nasraniya jíò ní àbí christian ni aw ghayrahuma min al-kuffar àbúyá àbáwọn mìíràn nínú àwọn kèfèrí wọ́n ní la yadkhulu al-islam illa bihima kò ní wọ islam àyàfi pẹ̀lú shahadatayn yíò wọ́n ní fahuma miftahu dukhuli fil islam méjèèjì ní kọ́kọ́rọ̀ ìwọnú islam wọ́n faman lam yantiquhuma ẹni tí ó bá wá wí méjèèjì o min ghayri muslimin nínú àwọn tí wọ́n kìí ṣe musulmi o lam yakun musliman kò ní ma jẹ́ musulmi wa in salla wa sama wa hajja wa zakka wani kò bá ma kírun kò bá ma gbàwẹ̀ kò bá ma ṣe hajji kò bá ma yọ zakka wa barwal walidain bẹ́ẹ̀ sì ni ó ń ṣe dára sáwọn òbí rẹ̀ so eléyìí ó ṣe pàtàkì gan so kíyàn mọ̀ pé kúfùrù nǹkan tó ní agbára ni ọlọ́wọ́ bá ní walladhina kafaru a'maluhum kasarabin so ọlọ́wọ́ bá ní ẹ̀ráwọn tó ṣe kèfèrí o walladhina kafaru bi rabbihim a'maluhum kasarobin ise won o da gege bi a kiloko re sarobu ni o da gege bi a eh kiloko mirage eyan wo lo kankan ba yi wa pe kiriku bi a pe nkan ni so ko sise kini ko jama kankan lodo olorun ba subhanahu wa ta'ala so bi se won sise kini bi se won se ri lodo olorun ba ni wani wa barwal walidain on se obi na mejeje wọ́n ni wàwásọ́lá rọ́hìmá o ń so wàwásọ́lá rọ́hìmá o ń so kí ni o ń so okùn ẹbí wọ́n ni fàkúlù àmàlìhì báàkìlà gbogbo sẹ́rẹ̀ pátápátá ànù ni gbogbo sẹ́rẹ̀ pátápátá ànù ni wọ́n ni ìdàbálàgọ́tù risalatul muhammadiyya wọ́n ni tí ìjísẹ́ annabi sallallahu alaihi wasallam tó bá dọ́dọ̀ rẹ̀ walam yastajib bẹ́ẹ̀ sì ni kò dáhùn wa in musliman

ilé ni ìbádàtu tujjar ìbádà àwọn àwọn trader tó bá nídìí nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba náà ni pẹ́tọ̀ mo tún ti dé o fúnmilélé fúnmilélé so ara ẹ́rì pé tó pọ̀jù nínú intanẹ́bì sallallahu alaihi wasallam ma ń bẹ Ọlọ́run Ọba ń tẹ́ anábì ma ń yin Ọlọ́run Ọba gan ó dẹ̀ wá pé ẹni tó bá yẹ pé ìyìn Ọlọ́run Ọba ló ká lọ́wọ́ kò láti pé kò fi sekíni kò fi ríbi fún nǹkan Ọlọ́run Ọba fún ní nǹkan tó ń bèèrè àtẹ̀yí tí ò sekíni àtẹ̀yí tí ò bèèrè fún so ẹwọ nǹkan ẹwọ ìgbọ́lá fún kíyàn máa yin Ọlọ́run Ọba kíyàn máa exalt Ọlọ́run Ọba bẹ́ẹ̀ lómi kò sí gbogbo yẹn in tó ma ń se náà ni pé wo mo tún ti nídi nǹkan báyò ìtẹ́fìdí ni nínú ọ̀pọ̀lọpọ̀ awọn àdúrà tán máa èèyàn àwọn àdúrà tán máa ń wí fáwọn èèyàn wí gbólóhùn tẹ́ ma rí náà ni pé gbólóhùn bíyàn ó ṣe bíbà pé wọ́n fẹ́ tí kí ọlọ́wọ́ bá gbàǹkan lọ́wọ́ ọlọ́wọ́ bá nígbé bó bá ṣe bẹ lọ́wọ́ bá tí ó sàfihàn tá fẹ́lẹ̀ fún so eléyìí àwọn ìbádà àwọn tó járù lélẹ̀ àwọn tí wọ́n ń sòwò pé tó bá ti nídì nǹkan náà ni ó pè ọlọ́wọ́ bá yálà àwọn sálàf àwọn ẹni rí kódà tán bá rí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń gbàdúrà wọn ó sì ń fáwọn nǹkan nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ayé

gbogbo àwọn ọ̀rọ̀ min kulli qawlin hasan nínú gbogbo ọ̀rọ̀ tó dáa ẹ̀gbọ́n kan tọ́lọ́wọ́ bá sọ ní pé alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyibatan ka shajaratin tayyiba asluha thabitun wa far'uha fis sama' so ọlọ́wọ́ bá ní orí ni bọ́lọ́wọ́ bá ṣe lé àpẹẹrẹ agbóngbó rẹ̀ orinlẹ̀ rútù rẹ̀ rinlẹ̀ àwọn ẹtuntun rẹ̀ sì wà ní sánmà bó ṣe rinlẹ̀ tó nìyẹn ó gagẹ̀ so ìran wá ní àtútí ukulaha kulla hinin àwọn kílùkọ rẹ̀ àwọn èso rẹ̀ gbogbo ló máa ń wá gbogbo èso rẹ̀ gbogbo ló máa ń wá so àwọn olùmọ́ sọ pé ọ̀rọ̀ tọ́nà ọba ń sọ bí

ní tàwọn fáwọn fi ń sọ nìyẹn pé àdùnáhù dùnà méjì ló wà oye so ní pé dùnà tán bá sọ pé dùnà nǹkan méjì náà gbà lérò so dùnà ulmasala dùnà ìbẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba àti dùnà ulibada oye so dùnà ulmasala àti kíni àti dùnà ulibada dùnà ulibada ni pé kíyàn máa pí Ọlọ́run Ọba lẹ́ni tí ń jọ́sì fún Ọlọ́run Ọba fad'uhu mukhlisina lahu ddin so du'a o maslala ni pé kí ẹ máa bèèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala oye so wọ́n ni rajiyan ziyadata a hasanatihi wọ́n ni wa raf'a darajatihi wọ́n ni wa azamuhu nínú nǹkan tó wá gajù qira'atul qur'an ọ̀nà ni kí ka qur'an kò síbi tẹ́yàn fi lẹ́fẹ̀ẹ́ mo sì ń nasiha fún yọ́nẹ́sì gẹ́bí sunni kò sínú pé èmi eh, ti kọjá Qur'an àwọn àwọn branch kan lèmi kan mójútó ẹwà alì sálàfí mi pé tó bá ka Qur'an báyìí ah, tafà ibá sì dásà masá ilimi báyìí àjádá wa afad yóò sì kí ni yóò gbìyànjú yóò ṣe gan but Qur'an báyìí yóò mọ̀ bí sí já kọfù mọ́ kọ́ ni ó mọ̀ já sí mọ́ sí oye oye so kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí ẹ mójútó ìhá Qur'an kan àwọn ṣáyìí sọ pé kíyàn máa sọ pé òun fẹ́ ní specialization ní bẹ̀rẹ̀ mọ̀ wàláhì èyàn fẹ́ yà ọ̀lẹ́ ni pé à ń nò èmi ìsáfọ́n kùránì dákọ̀ àwọn àfọ́n kùránì fún wa nínú àwọn Imam Ahmad ìsáfọ́n kùránì ọ̀yí àfáàkìyàní wọ ọ̀yí so kùránì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ abala ìmọ̀ fún yàn so níbi pé kí ẹ máa ta kí ẹ máa ṣe tìláwà rẹ̀ gan kí ẹ máa ha kí ẹ máa múlò so ó ṣe pàtàkì gan kò ń sẹ̀rí fún yàn pé ẹwà rẹ̀ lómi pé ó sì ẹ̀wà mójú tó kéwú gan but bó wà ní Kùránì ẹ̀ẹ́nà lẹ́gbà tí mi ti parí jùzọ ni mo ní wá ní báyìí ẹbọ́ eh, wà ní Kùránì eh, ẹ̀mí kéèsé pé bóyá ẹ̀mí ò fi bẹ́ẹ̀ ní rọ́gbà sí pé àhá Kùránì lọ títí náà oye so kódà ilé ìgan àpẹẹrẹ àpẹẹrẹ pé kò sí ìkìláàsì àpẹẹrẹ pé kò sí ìkìláàsì so bóòlè yíó ṣe máa jẹ́ ẹni tí ń wá ìmà ìwà Kùránì ìwà rẹ̀ wá lẹ́ ní tó wá gbárùkù sí gbogbo wà náà ni pé gbogbo àwọn kàtàwọn yìí lè fi rí pé onímọ̀ so but bákan náà tí a bá tún wá ìmọ̀ Kùránì kí a so pé yaqtasiru ala dhalik yóò dúró lórí yẹn ṣẹ́rì gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé sí wallahi ó fi hàn da'aful ilmi ni bí ìmọ̀ ṣe ti lẹ nígbàtí wáyé ìmọ̀ ti lẹ gan nígbàtí wáyé tẹ́ ẹ̀rẹ́ tó ha Kùránì kò ní mójútó kankan mọ́ númà Kùránì yẹn ti tó pé à oye so ẹlùbí ẹni tí ò sólé igan yí sọ pẹ̀lú sẹ́rẹ̀ oye so ẹwà alẹ́lò mí náà tí ó ha Kùránì yóò àmọ́ mójútó lóga yóò ma mójútó fíkíù yóò ma mójútó gbogbo ẹ̀ oye tẹ bá wọ́n ní náhíyà Kùránì da'if jiddan oye tí ma ń ka Kùránì báyìí so kí yẹn má gbogbo àwọn nǹkan tó sí àwọn asìláàfù yẹn nínú àwọn tánà pèpè mara súnnà gbogbo ẹlòmí báyìí tó bá bọ́ síwájú báyìí la ilaha illallah oye sèyàn búdọ̀ èyàn gbọ́dọ̀ ṣe ìtẹ̀kọ́nù kìrọ́ àkùránì dáadáa kí èyàn gbìyànjú láti ha ṣe rí ìmọ̀tán wáyì wallahi a wá ìmọ̀tán fi kún nípa so ìmọ̀tán wáyì kò sí tájẹ́tì fún pé ṣe rí gbogbo àwọn òrùn tẹ́yàn tí ma ní síwájú tẹ́lẹ̀ pé pé ọdún márùn-ún náà ni pé kalas oye so láàrin ọdún márùn-ún èmi fẹ́ parí oye so ara bó dé ọmọ akẹ́kọ̀ọ́ náà yìí oye kí ẹ̀yàn tún bẹ̀rẹ̀ sí máa wá ìmọ̀ lọ kí ẹ̀yàn tún bẹ̀rẹ̀ sí máa wá ìmọ̀ lọ kí ẹ̀yàn tún bẹ̀rẹ̀ sí máa wá ìmọ̀ lọ so ní pé a pé ẹ pé inú ṣe gbogbo tó máa ń jẹ́ kí ẹ̀yàn sá àwọn aré àwọn aré tí ó mú ìkíláàsì dání àwọn aré kan wà ó mú ìkíláàsì dání pé kí ẹ̀yàn àwọn aré tí ó mú ìkíláàsì dání gbogbo tó máa ń jẹ́ kí ẹ̀yàn sá náà ni pé ó fẹ́ parí 25 kó náà ti kan ti àwọn ti fẹ́ oye bàtọ́ náà bó mú 25 kan kò tí ìhájú kò tí ìhájú jùzọ àmà lọ oye so ìkìláàsì ṣe pàtàkì gẹn so kí ẹ máa jókòó ti kùránì nìkan pé ah, káàfin àfún kùránì nìkan ah, lèmi oye ta lórí báwọn náà àwọn afásálàf ẹgbẹ́ takọ́ sùsù kí ẹ sí o tí ìjámọ̀ kankan o tí mú takọ́ sùsù bẹ́ẹ̀ nínú ibi ah ní tẹ́mi ní ah hadith ìsinadi ni àìsinadi àdísì àwọn mọ́jú tó ń bẹ̀rẹ̀ òsáàtì náà sì sọ pé àdísì lówó àdísì lówó lówó kọ́ ìrójú bá àwọn táwọn òfin ibi ẹ̀rí kó hákọ̀ ara ọmọdún mélòó ni ọmọdún mélòó ló wọ́n sọ pé àdísì ló kó ìrójú ráyè bá àwọn tóhùn òfin kọ́ àyà irọ́ ni ilẹ̀ mọ́ nǹkan tó lè ṣe kíni tó lè ráwọn èèyàn jẹ́ ń bẹ̀rẹ̀ àti bí tó ti lè rí bí tètè ládà ní ẹ ṣe rí ìmọ̀ process ni gbogbo ẹni tó bá ti fẹ́ gé process ní wallahi àpẹẹrẹ pé kò sí ìkìláàsì process ni wọ́n pé ok ha Qur'an ha àwọn mutum ni ilmiya jókòó lọ́dọ̀ àwọn olùmọ̀ kí yàn lázama ìmọ̀ wá ìmọ̀ ìmọ̀ wá ìmọ̀ títí tí èyàn bẹ̀rẹ̀ láti máa tẹ̀mẹ̀ náà díẹ̀díẹ̀ táwọn olùmọ̀ bá ti ríyàn ní pé ah láti ṣe bẹ́ẹ̀ yóò ma tàmà díẹ̀ díẹ̀ láti pé ó ń tàmà díẹ̀ díẹ̀ yóò padà di pé táwọn olùmọ̀nìyàn náà bá lọ wọn náà ṣe kí ni wọn náà represent wọn gẹ́gẹ́ bí sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe sàlàyé bíbà oye so but kí ẹ̀kan wájú kó pé ah, àánú ah, àfún kùránì lòun ẹ gbogbo àwọn kan táwọn yẹn máa ń sọ láàrin ara wọn kámsà fi respect ara wọn pé òun ò bá wa dá sí lógan tiẹ̀ òun bá dá sí àfún kùránì lòun ah fíkíù ní ah tó bá yẹ fíkíù ẹ lè gbé fíkíù wádé àmọ́ ogun tó jọ mọ́tẹ̀jú id ah èmi ò èmi ò èmi ò èmi ò fẹ́ dá sí ò fẹ́ dá sí ní pé kò wá ìmọ̀ yẹn gbà tó yẹ kó wà oye so ìkàkùkà náà ní ń ka kùránì wọ́n ni wà á zọ́mùhù qira'atul kùránì nínú tó yẹ kí yẹn gbárùkùtì nínú àwọn qawlu lisan wọn ni ìmọ̀ ka kùránì so ìmọ̀ ka kùránì ṣe pàtàkì yẹn alimọ́ ibn Qayyim sọ pé fa bil qur'ani in rumta al-huda فالعلم تحت تدبر القرآن so وكذلك التسبيح بكنا كما يلوبا بل سبحان الله كما فلوبا والتهليل كما جري بكو سينكا كاتو سي جوسين فلوبا والتكبير كيما غبي لوبا غا والتحميد àti kí a máa dúpẹ́ fún ọlọ́ọ̀bá kí a máa yìn ọlọ́ọ̀bá wa qawlu la hawla wala quwwata illa kí a máa sọ gbólóhùn la hawla wala anábi ní ìkannú àwọn kíni nínú àwọn ṣe igi aljanna kọ́lá nabi sallallahu alaihi wasallam pé wani wa nasiha kanzun in kunuzi aljanna ìkannú àwọn ọrọ̀ aljanna wani wa nasiha àti kí ẹ ma fáwọn èèyàn mara kí ẹ ma gba àwọn èèyàn mara kí ẹ ma kí ẹ ma fi ikhlasi hàn pẹ̀lú pé yẹn gba àwọn mara so wa ghairi dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mimma shara'ahu Allah an tadhkurahu bihi nínú nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lófin kí a ma an nadhkurahu bihi ká ma fi rántí rẹ̀ wani wal qawlu thani ọ̀rọ̀ lẹ́kejì wa qawlu al-qalb òun ni ọ̀rọ̀ kan wa huwa niyyatuhu òun فهو ما يعتقده من الاعتقاد الصحيح في الله ومن àwọn àdìsọ́kàn tí yẹn ní nínú àdìsọ́kàn tó lálàáfíà nípa Ọlọ́run Ọba وبما جاء عنه في كتابه àti nǹkan t'Ọlọ́run Ọba mú wá nínú أو جاء nǹkan tó wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba أو جاء به رسوله àbí àbí nǹkan tó وهذا يشتمل على ثلاثة أمور إليه وكون كمتا سنو على اعتقاد الأوامر واعتقاد فعلها kíyàn láti sọ́kàn àwọn nǹkan tọ́lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ kíyàn sí láti sọ́kàn pé yàn fẹ́ ṣe àtàní ẹlẹ́kejì i'tiqadu tarki nawahi èyàn gbọ́dọ̀ láti sọ́kàn pé èyàn fẹ́ gbéjù sílẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá kọ̀ athalith tasdiqul akhbar ẹlẹ́kẹta náà ni pé kíyàn gbà lódodo àwọn ìròyìn tán fún wa wani mithalu dhalik àpẹẹrẹ bẹ́ẹ̀ i'tiqadul muslimi kí musulmi kó ah, márùn-ún wọ́n ni wà tasdiquhu ok farudiyata salawatil khams wọ́n ni kó kó gbà pé ó jẹ́ ọ̀ranyàn àwọn ọ̀run àmárànún wọ́n ni wà tasdiquhu bima jaa àti nǹkan kó gbà lódodo yìí tó wà mina thawabi alayha nínú àwọn ẹ̀san lórí ẹ̀ e. inda Allahi azza wa jal torí pé ń bẹ̀nú àwọn èèyàn tún gbà pé ìrun lẹ́san kankan oye so bal hum tawaif ìran ara ni wọ́n in bẹnu wọn tán gbà pé ó kẹ́ fi ń lára rẹ̀ nú ìyà Ọlọ́run bá ní kò sí kò fi wà jẹ́nà torí kò sí ìdí tán ń oye àwọn àmì gbà pé ní pé in tán pè lájẹ́nà o ní pé kọ́lọ̀un láyẹn oye àwọn àmì gbà pé nóò akídòkọ̀ rẹ̀ ó kàn kírun lásán èyàn kan àti àtẹni tí ó wà jẹ́nà àtẹni tí ó wọ́ná gbogbo yín Ọlọ́run bá ti pín yín ẹni tọ́lọ́run bá sì fi pín yín ni pé ẹni bá gbà fáwọn auliya fadailul auliya oye wa salihin ni pé manaqibul auliya iwa salihin ni pé gbogbo àwọn àdíìtù tán hujọ tán fi gbé àwọn auliya sípò Ọlọ́run ọba so ní pé tọ́ gbogbo ohun tí a bá ti wá oye kò lè kàkàkù so yálà in tó jẹ́ òdodo ní pé kí ni ìrún lẹ́sàn ìrún ní ẹ̀sàn oye so in tẹ́lòmí tẹ́lẹ̀lòmí yálà kó gbà pé ṣètọ́nù ti kó bá wọn ṣètọ́nù ò jẹ́ kó rírun kí yálà kó wá gbà pé ṣètọ́nù kó bá wọn kó jẹ́wọ́ fáwọn èèyàn pé tọ́ ẹgbà wọn o ní pé kí in tí ó kù tí ó ṣe tí yóò mọ̀ parọ́ kí ni pé mọ́kàlùn ti ń kí tóun oye so ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kò rírun kí ṣetán ṣe kí ni ṣetán dí lọ́wọ́ kò rírun ṣe in ma ń ṣẹlẹ̀ gan lọ́pọ̀lọpọ̀ wà sẹ́lòmí pé àìdá tẹ́lòmí ń ṣe àbí nǹkan tẹ́lòmí ń ṣe tí ìṣe pún lówà afdọ́lù yẹn yóò sì fẹ́ fà dọ́là rẹ̀ pún lówà afdọ́lù yóò sì fẹ́ fà dọ́là rẹ̀ nínú àwọn tó sínà láìpẹ́ pé kí ẹ ma fẹ́ dáwà kí ẹ ma fẹ́ dáwà kí ẹ ma fẹ́ kí ẹ ma yàtọ̀ sáwọn èèyàn kí ẹ ma fà dọ́là fún kàbáyìn sẹ́lòmí náà irun ní orí kí o kó wá jẹ́wọ́ fún òun orírun kí so kó jẹ́wọ́ fún òun orírun bẹ́lú mí ò sí jẹ́wọ́ pé ah sars aláì òun gbìyànjú kò rọrùn náà ni ìlú ẹlẹ́rùn náà irú ẹni bẹ́ẹ̀rùn náà ní ẹfọ́ já o but tọ̀hún tẹ̀ tún wá padà wá tún wá sọ di pé ó tún fi rọ́kún so àwọn yóò mọ̀ kírun báyìí ó sì mẹ́rin ká máa kí lọ mọ́kàlọ̀ mú tí yanjú sọ wọn ọ̀yẹ́ so alam anni Eh, usalli bimakati wa qalu li ya hadha tarakta salataka wa lam ya'lamu anni usalli bimakati oye irọ́ burúkú gbà so irọ́ burúkú gbà ni abẹ́lómi náà so látara pé ṣeitọ́nù ti istahwaza alayhi ṣeitọ́n ṣeitọ́nù ti kọ ó ti trap ẹ̀ pátápátá oye so kó wá gbà pé tọ̀ ṣètọ́rùn clapon yóò wá gbà pé rún hmm, irọ́ ni wàlá dhikrullahi akbar ìrún gbogbo tí ẹ̀bá lẹ́yìn àsíkìrí ìrún ọlá ni ọ̀yẹ́ gbogbo oríṣìíṣìí àwọn ǹkẹ́ gbogbo àwọn ǹkẹ́ tán fi tí wọ́n fi jẹ́ káwọn èèyàn kàrún kúnnù ẹlòmí gan ìrún ti fúyẹ́ lẹ́mí ẹlòmí kò gbà so èyàn máa ń kí láti pé kéèyàn fi gbàgbọ́ nínú àwọn ẹ̀san àwọn ẹ̀san tí tí ó báyàn láyé àtàyí tí ó báyàn ní alkiyama wọ́n ni wa hadha qawlul qalb wọ́n lè ní ọ̀rọ̀ tọ́kàn wa kadhalika i'tiqaduka bákan náà àdìsọ́kàn pé anna hadha al'amala ní pé iṣẹ́ muharramun sọ́lọ́wọ́ bá sì ti sọ pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah ní pé Ọlọ́run bó fi àwọn tó gbàgbọ́ yóò fi wọ́n rinlẹ̀ pẹ̀lú al qawlu thabit kalimatu tawhid náà nìyẹn láyé yìí àti lálkìyàmà láyé yìí kí ẹ bá jẹni tó máa ń wí kalimatu tawhid Ọlọ́run bó ma fi fi ọrin rẹ̀ so bákan so lẹ́ni tí yíò ma wí tí yíò ma pé àwọn májẹ̀mú rẹ̀ tí yíò ma gbàgbọ́nù rẹ̀ tí ṣe pé èyàn kan wí ní wíye tàwọn súfí oyi ṣe wà àwọn tán wí la o wí la ilaha illallah tó ẹlòmí o ẹlòmí ti bẹ̀rẹ̀ kọ́ntàkì bílíọ̀n la ilaha illallah sí báyìí ó ti wà ń bẹ̀ lọ́sẹ̀ kan so bílíọ̀n bílíọ̀n ló fẹ́ parí so ẹlòmí ń kọ́dà àwọn ma ń wọn tírílíọ̀n fẹ́ lòmí bí irú ẹni tó fẹ́ sóṣèlú gidi ó ṣe fẹ́ wọnú òṣèlú wọ́n wọ́n bílíọ̀n fún pẹ́tọ̀ inú ogun ló fẹ́ wọ́ ọ̀yẹ kó kọ́kọ́ fi bílíọ̀n gbára lórí oye so gbogbo àwọn kama tọ̀nú wa wí wí wí ìgbà tó padà sún wọn wọ́n padà wò pé wo kò nídìí ní tó kù tó mọ̀ sí sáàmà wíhúwà húwà so ẹ̀nú nígbà tó ti pọ̀ jù nígbà tó ti pọ̀ jù ìtọ́nà ọbọ̀ bẹ̀ wọ́n náà sí so nígbà tó ti pọ̀ jù pé so ó bẹ̀rẹ̀ sí wíwà wíwà wíwà so ó wí 200 million ìgbà tó tún padà sú wọn wọ́n tún pé tọ̀ ọgbọ́n òlà tó fẹ́ dá ẹ̀wọ̀n wí hú hú hú so eléyìí jẹ́ àwọn nǹkan tí èyàn gbúdọ̀ jẹ́ kó tàṣàrọ́bà wọ kódà èyàn gbúdọ̀ gbìyànjú kó yí pé èyàn wí àwọn alfáàfì ní dáadáa kí a máa ṣe ìbádà pé mo kàfẹ́ pé ìbádà pé mo kàfẹ́ sí kí ni mo kàfẹ́ pé nọ́mbà ní kókó àti ní kama 100 láàrọ̀ 100 ìhun náà demi jẹmílógún oye but àwọn apá tí 100 tẹ́yàn ń wíhun tó ní ní life yàn ẹlòmí ẹ̀yà ìlérí inú life ẹlòmí ẹ̀ ò pé ah ó sì tó bá sì láàrọ̀ ó sì máa ẹlòmí báyìí tẹ̀sùbá bídíà ní kwà lẹ́yìn ìrun báyìí yóò mọ̀ fà parapara yìí so tó wá gbogbo nǹkan tó wá fà náà ẹ̀wà ní lórí ẹ̀ ní lórí pa kankan tí ń kó ní gbèsè ayé rẹ̀ ẹ ò gbé àá ẹ kọ́lẹ̀ ẹ lómí nínú bí ó ṣe dìmáyà ní tó bá fẹ́ wọ mọ́sálásí bí ó ṣe dìmáyà ní so tó súnmọ́ tẹ́wà sára mọ̀ sí báyìí yóò nílẹ̀ lọ́wọ́ sókè yóò fi kìí ẹ̀wọ̀n kìí so gbogbo àwọn nǹkan máa ìyẹn kọ́ ò kíyàn pé àwọn mẹ́jẹ̀mú rẹ̀ dáadáa kíyàn ní ìkìláàsì ń bí bíyàn sí ń ṣe òun ló dágẹ́ òun ọlọ́wọ̀n bó fi fìrìyàn láyé fi rinlẹ̀ fún yàn láyé àti lálùkẹyàmà àti nínú sáré àti nígbàtí yàn bá wà nínú sáré ikú nǹkan tí ó yẹ kó yẹ kó jẹ́ kíyàn ronú gan reality nìyẹn èyí káà náà mọ̀ ṣe gbogbo wa gbogbo wa tàwọn bí ló ṣọ̀ pé ẹ̀yìn pé gbogbo anú àìjọ di 50 àìjọ di 40 náà ni àjọ ma bára báyìí kò sí along the line ẹnìkan padà kú ní wa kò sí along àwọn mínú tún padà kú so bí láìfù ṣe rí ni ọ̀ so èyàn gbọ́dọ̀ tètè mójú tó ń tẹ́yàn ṣe gan wọ́n ni wàlá amalu amalan wọ́n ni iṣẹ́ iṣẹ́ méjì sí ni wọ́n ni àwọn sẹ́tí yẹn sí ka salawati al-khamsi wa zakati wa siyami ramadan wal hajji wal umra wa gairi dhalik wani amalul qalb wani iṣẹ́ ọkàn wa huwa harakatuhu òun náà ni mímúvù ọkàn nahwal awamiri sí direction àwọn katọ́lọ̀ bá pa láṣẹ li fi'liha láti ṣe wan nawahi àti katọ́lọ̀ bá kọ̀ li tarkiha mithalu dhalika hubbul muslimi lis salawat àwọn olùmí wọ́n fà sára qawlul qalb pẹ̀lú gbólóhùn láà pẹ̀lú pé kíyàn gbàgbọ́nú gbólóhùn la ilaha illallah so wọ́n fà sára qawlul qalb pẹ̀lú pé kíyàn gbàgbọ́nú gbólóhùn kíni gbólóhùn la ilaha illallah wọ́n wá fà sára amalul qalb pẹ̀lú àwọn alhubbu àrídọ̀ àtàwákùl gbogbo àwọn kàbáyìn so wọ́n ni hubbul muslimi li salawat wọ́n ni wa azmuhu ala fi'liha wọ́n ni hadha ọ̀rọ̀ tí àwọn imam méjì sọ abu hatim wa abu zur'a abu hatim àti abu zur'a fi haddil iman láti fi sàlàyé nǹkan tí jẹ́ imanu hiya ihda nínú àwọn ibaratai ahli sunna àwọn gbólóhùn méjì tí ahli sunna man lónìí walahum ibaratun ukhra wọ́n tún ní gbólóhùn mi wa yaqul wọ́n man sọ pé yaqulun wani al-imanu huwa qawlu bil lisan والاعتقاد بالقلب والعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية so wani al'imanu huwa huwa alqawlu bil lisan ọ̀rọ̀ ni pẹ̀lú ahán kí tí ẹ ló fà ní táwọn sálàfù tó fi pọ̀ gánà tó dáwọn sálàfù tó máa sọ pé al'imanu qawlun wa amal al'imanu qawlun wa amal torí pé kíní kan wà tó tẹ́yẹ̀ gbọ́dọ̀ sàkíyèsí gan látọ̀dọ̀ àwọn salaf òun náà ni pé mawuridu tán bá ti báyàn yapa òun náà fi máa ṣe kí ni láti máa ń sọ òun náà máa fi ń sọ lé lórí ibà táwọn Murji'ah tó ṣe pé yí táwọn sọ ni pé al-imanu kílò kọlẹ̀ at-tasdiq àbí kíyàn kan gbàgbọ́ pẹ̀lú ni so àwọn sálàfù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtọwà if ló agree lórí kíni lórí ti kọlù so ibi tó ti yapa náà níbi tí níbi tí kíni iṣẹ́ àti kíni àti kíni so in tó fi bùkátà kan dákọ rẹ̀ nìyẹn oye in tó fi bùkátà pé èyí tí wọ́n ṣe ìsọ́gbẹ̀ lórí nìyẹn pé qawlun wa amal al-imanu qawlun wa amal torí pé wọ́n ti kọ́kọ́ agree gbogbo àwọn tí wọ́n bá pò gan wọ́n ṣe kíni wọ́n àwọn gẹ́gbà ti kọlù wọlé náà tẹ́lẹ̀ bọ̀yí tí wọ́n gbà wọlé ní kíni qawlu so yin tó fi fàátà fi ṣe ikhtisaru lé lórí nìyẹn kìí sí pé bọ́yàn àwọn sálàfù ẹnu àwọn sálàfù gbà pé kò kọlbù wọ ara ò kálà kò kò rí bẹ̀ but ibi tá ti ní difference pẹ̀lú àwọn ẹni nìyẹn in tá fi sí fi sọ nìyẹn so yin ó rí ilé igan kọ́dà látàrí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam oye tó sì pé ibi tán bá ti ní táwọn èèyàn kan bá ti yapa ibẹ̀ náà ni wọ́n ná sọ̀rẹ́ lórí so ilé ìsì tó ń fi yé wa wárọ̀ àwọn so wárọ̀ àwọn salaf àti àwọn ṣeṣe kíni bí wọ́n sí ma ń lo ìmọ̀ wọn fún t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so lè jẹ́ in tó fi gbajúmọ̀ bẹ́ so wọ́n ni wọ́n ma ń sọ pé wọ́n ni ok faman iqtasara wọ́n lẹ́ni tó bá dúó ala ta'rifi lórí definition àwọn àfá méjèèjì wa huma laysa bid'an fihi wọ́n ni wàhúnmá laysa bídàn fíhì àwọn méjèèjì yìí sì kọ́ ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ni ikhtasar irú ẹni bẹ́ẹ̀ ó summarizing wa man masha ala al-ibarati thaniya ẹni tó bá wá lo gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ó basat òun fẹ́ kíni ó fẹ́ lójú ni ma'na wahid ìtumọ̀ kankan náà ni walaysa hunaka munafatun bayna al-basdi wal-ikhtisar wọ́n ní kò sí ìtakò láàrin pé kíyàn summarize kíyàn tẹ́tùn kíyàn fẹ́ lójú gbà mí kódà ilé igan manhajú Qur'ani manhajú Qur'ani ni pé láyé mi Ọlọ́run bó sì kíyàn Ọlọ́run bó mún kan wá bil-basti so Ọlọ́run bó sì mún kan wá pẹ̀lú kíni bil-ikhtisar so in tí ó fi wánú so àwọn àyè kan wà tó sí pé kíni tó sí pé ó bùkátà albast kíyàn fẹ́ lójú oye so kíyàn fẹ́ lójú kíyàn ní ẹ̀nà ìdada àwọn àyè míì sí wà tó sí pé ó ma ń bùkátà kíni al-ikhtisar kíyàn sí kíni kíyàn sí ní oye so eléyìí nínú pé èyàn mọ̀rọ̀ sọ ni so yí tá fi rí pé tariqu Qur'ani ẹ wò nígbàtọ́nà ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nínú suratu shams Allah sọ pé إذ انبعث أشقاها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها أولا ما بس سي اختصار رمه but níbò míì nínú sọ́lọ́tù Hud ni Ọlọ́run bá ṣe kíni Ọlọ́run bá wá ṣe báṣtọ̀ Ọlọ́run bá wá fẹ́ lójú oye so kò sínú kàmáàlì pé gbogbo ìgbà tí ma ń sọ̀rọ̀ òun ma ń fẹ́ ọ̀rọ̀ lójú ni bẹ́ẹ̀ sì ni kò sínú kàmáàlì pé gbogbo ìgbà tó ma ń sọ̀rọ̀ òun ma ń sí ọ̀rọ̀ ní sókíni yálà àyè tó ti nídì kíyàn ṣe ní sókí kíyàn ṣe kíni kíyàn ṣe ní sókí àyè tó ti nídì pé kíyàn fẹ́ lójú kíyàn ṣe kíni kíyàn fẹ́ lójú oye tí yàn bá ní bùkátà láti ṣàlàyé nǹkan àbí ìdájọ́ yẹn ní ó papọ̀ mọ́ kíní yẹn gbogbo àwọn nǹkan tí ìdájọ́ yẹn ní ṣe pẹ̀lú èyàn dákọ rẹ̀ but àyè tó ṣe pé bóyá àyè tíyàn kẹ́ ń ṣe tíyàn ń pààyàn láṣẹ ni tíyàn ń kọ̀ǹkẹ́ fún yẹn ni bí ìjáàz yóò wá pẹ̀lú ìjáàz pẹ̀lú pé yóò ṣọ́tìn oye so wani yazidu wa yankus wani gbọ́lọ́wọ́ yazidu wa yankus ya'ni yazidu bi ta'a o ma n lékún pẹ̀lú ìpáyà Ọlọ́run bá ní o wa yankusu bil ma'asiya ó sì ma ń dínkù pẹ̀lú kíni pẹ̀lú ẹsẹ̀ ni khilafan li àwọn akẹ́ tí wọ́n la yazidu wa la yankus àbáwọn akẹ́ tí wọ́n sọ pé kódà bi ta'a ó tún ma ń yankusu ni wa hadha min min gulati sufiyya

torí pé wọ́n gbà pé tẹ̀fsíru tẹ̀fsíru àwọn súnfí ni pé wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin al-yaqin ní bẹ̀rún ma'arifa ni ní pé máa jọ́sìn fọ́lọ́wọ́ bá ti tí tí ma'arifa ó fi wá bọ́ pé ah, àdámọ̀ pé a ti mọ́lọ́wọ́ bàbá ì so tó bá ti wá di arif al-arifu billah ẹni tó ti dọ́nà ọba mọ̀ oye wọ́n tún lé oríṣiríṣi àwọn tàfàsírì fún arifu ní bẹ́ẹ̀ lómi tó pé al-arifin tó ń gbà pé al-arif ẹni tó ti gòkè lọ́wọ́lọ́ọ̀bá lórí al-arashi oye a nínú àwọn orin wọn wà ń bẹ̀ náà gbogbo orú àwọn kẹfà ìlú wà ń bẹ̀ dáadáa nípa àwọn gan ní gbogbo tó wà lórí àlàárà sí pátápátá oye so gbogbo orú àwọn asatirul awwalin yìí gbogbo orú àwọn super so tí wọ́n fi so kúfùrù sarah ni o ìṣe takdhibu Qur'ani ni ìpé annabi sallallahu alaihi wasallam ni so bá sí ma ń ṣe tafsiru hátà àti àkàlì yẹ̀kí ní pé yẹ̀kí ní bẹ̀rún ma'arifa ní títí tó fi dọ́nà ọba ma títí tó fi dọ́nà ọba ma ìjọsìn ti tán khalas wọ́n mọ́ mọ́ àyàwó fún wọ́n mọ́ mẹ́rin wá fún kò tafsiri àwọn Sufi ni yẹn so wọ́n ni so but yẹ̀kí ní àwọn mọ̀ pé yẹ̀kí ní al-mawt so wọ́n ni wa yankus wọ́n ni ó ma ń lékún bẹ́ẹ̀ sì ni so ma ń lékún bẹ́ẹ̀ sì ni o ma ń dínkù ó wá ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìrìjá náà ma ń jẹyọ láyé sí táwọn yóò sí kí ń kẹfin sí so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé à ìwọ ẹni tí ń sin lọ́n gan kò sí tó fi jẹ́ lẹ́sẹ̀ lọ ipé ẹni tí ń sin lọ́n kò sí tó fi jẹ́ lọ irọ́ burúkú ni èyàn ń ṣe tẹ́síwíyà afanaja'alul muslimina kal mujrimin afanaj'alul muttaqina kal fujjar so sáàmù àwọn àwọn èèyàn rọ̀tí rọ́tí àwọn ọ̀tọ̀ ọlọ́run ṣe a sọ wọ́n di nǹkan kan náà pẹ̀lú kíni pẹ̀lú àwọn olùpáyà ọlọ́run ọba ni so nínú àwọn takata àwọn ẹlòmí ìkẹfin náà ni so ẹ̀rí gbogbo àwọn dùnà ti tán máa ń pèpè sí you are not you are not better than anyone the person who worship Allah is not better than the one who does not worship Allah oye so gbogbo àwọn rádánadá yìí in ta ma ṣe kí ni in ta ma fi ń ta ọjà wọn fáwọn ènìyàn wọ́n ni famil al-kitab al-karim wọ́n ni ti nínú tíra alápàálẹ̀ ayatun kathira àwọn aya pọ̀ gan qawluhu ta'ala gbogbo wọn bá tọ́nà ọba sọ pé innamal mu'minun ẹ̀ ráwọn olùgbàgbọ́ alladhina idha dhukira Allah àwọn tó sì pé tán bá dákọ̀ lọ́wọ́ zadatuhum imanan yóò lè wọn kún ní iman wa ala rabbihim yatawakkalun wọ́n sì ń gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba wọn alladhina yuqimuna as-salah àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ń kírun wa mimma razaqnahum yunfiqun ulaika wọ́n ni fa shahidu minha wọ́n ní ìjẹ́dì nínú ilé waswa ahli iman wọ́n ròyìn àwọn tán ní iman bí khamsi sifat pẹ̀lú òròyìn márùn wọ́n ròyìn wọn pẹ̀lú kíni pẹ̀lú òròyìn márùn wọ́n ní kí tó fi jẹ́ bí khamsi sifatin Abu Hud tí ó fi jẹ́ bí khamsati sifatin kí tí wọ́n fi fi táyẹ̀ sí mẹ́rin ẹgbẹ́ ìjọ́n ṣe dáa báyìí ẹ̀hẹ́n kí ni kí ló ṣẹlẹ̀ gbogbo sífàtì jẹ́ kí ni the comes eh no sífà so mudhakaru ni okay so comes so torí pé sífà jẹ́ mudhakar khams náà òun náà bọ́lọ̀ jẹ́ mudhakar àbò ẹ̀gbá sífà ó sì wá jẹ́ mudhakar nígbàtá ìná ọkọ̀ ẹni sífà sí mudhakar ní àbí mu'annath àbò ẹ̀gbá so ẹ̀gbá so bí khamsi sífàtín kí kí tí mo sọ pé khamsi sífàtán tí mo kí tí mo mú wá báwọn bí khamsi sífàtán àbú kí wọ́n mú tẹ́mì ìzì rẹ̀ wá ní bíkọ́msí àbí kí bíkọ́msá ti sífàtàn bọ̀ sólì wá ní tí wọ́n mú wá ní báyìí sólì wá tí wọ́n mú wá ní bíkọ́msá ti sífàtàn sólì wá bẹ́ẹ̀ náà sólì wá bẹ́ẹ̀ tó mú tẹ́mí ìzẹ̀ wá ní mansub àà kí ló dé kí sí rẹ̀ wábẹ̀ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ sọ pé ọlá kan ṣe ìdọ́fà rẹ̀ ń bí ni ẹ̀hẹ́n ṣe kò wà lè wá báyìí tí mo bá ṣe ìdọ́fà ńkọ́ náà kò lè wábẹ̀ torí pé sàlásàtún بتاء كل العشرة في عد ما أحده مذكر في ضد جر والمميز جروري انت ابن مالك صنيع والمميز جروري مميز أو ثلاثة عشرة أجروري ni yóò se kí ni yóò fún ní járò ní ipò mudọ́fì ilé ìlú ma wà oye oye so bó se jẹ́ so ó sì ma ń yapa ni so búbára ti mẹ̀dí tí ò fi lè wá kí khamsati àbí na'am wọ́n ni fal'ula wọ́n ni aláwọ̀kọ́ fi qawlihi ta'ala wọ́n ni gbọ́lọ́wọ́ lọ́wọ́ tọ́nà bá ní wajilat qulubuhum ni pé fa'innahum hinama wọ́n ni nígbà tó sì pé yasma'una ayati dhikri nígbà tó bá ń gbọ́ àwọn aya ìrántí a dhikri al-hakim yusibu qulub kí ni a wọ kùlúbùn bíbà Abu Ubaida kí lágbọ́ yusibu yusibu kùlúbàhùn kí ló dé wọ́n ni mọ̀ fún bẹ́ẹ̀ni wọ́n ni yusibu kùlúbàhùn wajalun wọ́n ni ìbẹ̀rù yóò ṣe kíni yóò bá ọkàn wọn wọ́n ni in kanat min tó bá ṣe pé nínú lérí ni wa in kanat min tó bá ṣe pé nínú àdéhùn ni wọ́n ni yẹn yẹntaabu alfarhu wọ́n ni yóò gbò pẹ̀lú ìdúnú wa surur àti ìyọnú wọ́n ni fàjámà Allahu lahum bayna al-khawfi war-raja Ọlọ́run bá kójọ papọ̀ fún wọn láàrin kíni láàrin ìpáyà àti ìrankà so láàrin ìpáyà àti ìrankà wọ́n ni fa akhbara Allahu ta'ala tabaraka wa ta'ala wọ́n ni Ọlọ́run bá sọ pé anna Allahi ní pé ìrántí Ọlọ́run bá wo yuhdithu fi ó ma ń dálẹ̀ sọ́kí àwọn o hadha alwajala kí lọ́kọ̀ ìbẹ̀rù rí wọ́n ni wa hadha amalun qalbiyyun wọ́n ni iṣẹ́ ọkàn lélẹ̀ walakin tadhharu atharuhu àwọn orípa rẹ̀ mọ́ wá hàn pẹ̀lú bilbuka nígbàmí pẹ̀lú pé wọ́n ma ṣe so Ah, níbomi wọ́n ni àwọn fahumi inda alwa'adi wọ́n ni yasurruna wa yafrahun nígbàtí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn wọ́n ma ń dúnú wa inda alwa'idi yatakhawwafun nígbàtí wọ́n bá sí ń lérí fún wọn ma ń ṣe kíni wọ́n ma ń bẹ̀rù wọ́n ni athaniya wọ́n ni lẹ́kejì fi qawlihi ta'ala yóò ma lé wọn kún ní iman wọ́n ni fa'innahum kullama sami'u ayata ayatan gbogbo watan bá gbọ́ aya kan izdada imanuhum imanuhum ó lékún so ma ma rijati ilékún imani nígbàtí ẹ bá gbọ́ aya ah bóò ní ṣe mú mi feel bad gbà wọlé kódà Umaru ma sọ pé ẹni tí ò bá lè sunkún kó pretend nígbà gbóhun sunkún ọ̀rẹ́ sẹni torí pé téyàn bá ń kọ́ nǹkan yóò fi padà mọ́ ẹlá tí ma ń kọ́ nǹkan ni ó fi padà mọ́ ẹ́dá pé á ah, kíyàn kí tàbá ń ká ayọ̀ ọlọ́run bá èyàn kan wọ́n mú báyìí èyàn kan wọ́n mú báyìí àbẹ́ yìí wọ́n ń gbọ́ bí fàájì kí á ah, Allahu Akbar oye so gbogbo rọ àwọn báwọn pé pé á ah, ní pé bọ́sí ma ń ká so tí ma ti wá ká tán yíwá yíwá Allahu Akbar pé so ọkàn ti kú oye so látara pé gbogbo gbogbo tó bá sọ kò sí ìkankan tí ṣe gíní tó lapa lọ́kàn tí ọ oye so látara lára àwọn nǹkan tó sì máa jẹ́ kí Kùránì lapa lọ́kàn yàn òun náà ni kíyàn ma ìtumọ̀ rẹ̀ kódà bẹ́yàn bá ṣe ma ìtumọ̀ Kùránì sí bẹ́ẹ̀ ló sì máa ń lapa so mélòó mélòó yàn tó ṣe pé wá Kùránì Kùránì ò sì ṣe kíni Kùránì ń lapa lára rẹ̀ so látara pé èyàn ò sì kíni èyàn ha ìtumọ̀ rẹ̀ fi ìtumọ̀ rẹ̀ fi jọ́sìn fún Ọlọ́run ọba èyàn mójútó rẹ̀ oye wani wọ́n kula ma sami wa ayatan izdada imanuhum wa qawiya wọ́n ni athalithatu wa rabi'a fi qawlihi ta'ala wọ́n ni na as wani wa makin wa min maro wa mimma razaqnahum yunfiqun wọ́n wani wa hadhani al-wasfan wọ́n ni ìròyìn méjèèjì huma shahidul amal shahidul amal a wani in kan tó ń jari fún iṣẹ́ amal wunan ń sọ amalul jawari wani wal infaq mimma razaqahumullah wa huwa shamilun wọn ká ma ná nínú nǹkan tọ́nà bá pèsè fún wọn ó kó sínú lima kana farudan èyí tó jẹ́ ọ̀nà yà ka zakati gẹ́gẹ́ bí zaka wa nafaqati man ya'ul àtẹni tó ní bùkátà sí wọn kama náfẹ́ ni tó ní bùkátà sí wọn wọn wa mustahabban àti èyí tọ́nà bá fẹ́ ka sadaqati tatawwu' gẹ́gẹ́ bí sara wọn ni wal khamisa wọn ni ẹlẹ́kanu fi qawlihi ta'ala wa ala rabbihim yatawakkalun wọn ni fihi ikhbarun anhum bitawakkuli alayhi

so anabi sallallahu alaihi wasallam sì máa ń kìlọ̀ fáwọn sọ̀hábà níbi kí ẹ máa bìyàn bí kí ẹ máa pé kí so anabi sallallahu alaihi wasallam máa ń kìlọ̀ fáwọn sọ̀hábà gan nípa kí ẹ máa bèèrè kalọ́dọ̀ àwọn so Ọlọ́run Ọba nìkan ni kí ẹ gbẹ́kẹ̀lé so gbogbo masala yẹn kó sí pé Ọlọ́run Ọba nìkan lè yóò máa bi so eléyìí ṣe pàtàkì gan o so kí ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba kí ẹ rí láì lórí Ọlọ́run Ọba so but opportunity ẹlòmíì ti gbogbo àwọn social media ayé ìsìn opportunity ni káfi bìyàn káfi sí gbogbo ẹ̀ sí léyìí kò sínú kamalu tawakulu kamalu tawakulu ni pé Allah tas'ala ahada ní gẹ́bà Nabi sallallahu alaihi wasallam bó ti sọ fáwọn sọ̀hábà pé ẹ má ẹni kankan kankan ẹ má ẹni kankan ní kankan so wọ́n ni wa huwa tafwid a òun náà ni pé kíyàn direct kíyàn pass wal i'timad ala Allah kíyàn sì gbẹ́kẹ̀lẹ̀ ọlọ́wọ́ ba fi jalbi naf'in níbi pé kọ́lọ́wọ́n bá kó mú nǹkan tí ó síyàn láǹfàní wá wọ́n ni wa kashfi durri àti kó gbé kòyìn tí ó níyàn láà wọ́n ni fa ahlu hadhihi sifati al-khams wọ́n ni àwọn tí wọ́n ní ìròyìn márànú yóò zakahumullahu azza wa jal ọlọ́wọ́n bá fọ̀ wọn ma wa wa'adahum bi hadha àwọn sì ní ipò tó gagan lọ́dọ̀ Ọlọ́run Ọba wa maghfiratun àtàforíjì wa rizqun karim àti arziki tó mọ́ àpọ̀lẹ̀ dání wọ́n ni fa awwalan wọ́n ni aláhọ́kọ́ zakahum bi qawlihi Ọlọ́run Ọba fún ọmọ pẹ̀lú gbólóhùn tó sọ pé ulaika humul mu'minuna haqqan àwọn lè olùgbàwọ́ lódodo wọ́n ni fa athbata lahumul iman Ọlọ́run Ọba fi iman rẹ̀ fún wọn wa ọlọ́wọ́n bá ṣe àdéhùn kẹ mẹ́ta fún wọn al'amuru al'awwal alamẹ́rẹ́ aláwọ̀kọ́ ad-darajatu inda Allah ipò tó ga lọ́dọ̀ ọlọ́wọ́n bá al'amuru thani alamẹ́rẹ́ ẹlẹ́kejì magfirati dhunub a ìforíjì ẹ̀ṣẹ̀ wọn al'amuru thalith ar-rizqul karim wani wa huwa kullu rizqin wani wuna ni gbogbo ìpèsè yasta'nisu bihi al-mu'min tí yóò fi mumini balẹ̀ lẹ́mi nínú pé kíyàn máa wá nǹkan tó tó ibi tó má ibi tó má ní kíyàn ti máa jẹ so ibi halali eléyìí ṣe pàtàkì gan wallahi kíyàn jẹ́ sọ́hìbù dìyànà kíyàn dẹ̀ jẹ́ tí ó ní ọkọ̀ dáa pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá bá fún gbogbo èèyàn kan ni ó ní ọ̀rọ̀ ìgbọ́n tọ́lọ́wọ́ bá sọ náà bá ní Allahu so ẹni tó bá wọ́n náà bá lọ́nà bá máa ń fẹ́ so kìí sí gbogbo èèyàn ni àti tẹ̀lé àwọn kìíní wọ àánú ma lówó láìpẹ́ ara o oye ara kìí ṣe gbogbo èèyàn ní ó ṣe kìíní kìí ṣe gbogbo èèyàn ní ó ní owó so èèyàn gbọ́dọ̀ gba nǹkan tọ́lọ́wọ́ bá bá kọ mẹ́yàn èèyàn sì gbọ́dọ̀ gbà pé ipò tó dáa jù tọ́lọ́wọ́ bá rí fún yànìyàn so torí pé ipò tó dáa jù tíyàn lè wà láyé èyí tọ́lọ́wọ́ bá sàṣàyàn rẹ̀ fún yàn kìí ṣe èyí tó ń fẹ́ fúnra rẹ̀ èyí tọ́lọ́wọ́ bá fún ọ kíyàn máa jẹ níbi tó níbi tó mẹ́ máa ma jẹjẹ kújẹ oye haramu ni haramu ti wà haramu ni gbogbo ọ̀rá tí ń dán lára gbogbo lára ẹlòmí wọ́n ni alkesbi tayyib alhalal kó já láàlì oye so wọ́n ni kó já láàlì wọ́n ni wà záwọ́jì salih ìyàwó àbọ́kọ tó dáa eré iná sí pàtàkì nínú orí ó ṣe pàtàkì kó jẹ́ ní eré kó jẹ́ yàn dáadáa ní kíyàn fẹ́ má gbọ́lá fún owó má gbọ́lá fún ayé kíyàn gbọ́lá fún ìpáyà Ọlọ́run Ọba kíyàn gbọ́lá fún ẹni tí ó mú yàn wọ aljanna Ọlọ́run Ọba kíyàn gbọ́lá fún ẹni tí ó jẹ́ kíyàn rí ojú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so eléyìí àwọn sálàfù rere tó máa ń gbọ́lá fún ìyẹn níbi bá sì fún báyìí wallahi wọ́n ni wàlàbálà lè sọ́rẹ̀ àtọmọ tó dáa so ọmọ rẹ̀ so ọmọ rẹ̀ orí ńlá ni látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba o ẹni tí ó ní ọmọ rẹ̀ ni ó mọ̀yí rẹ̀ tó bá ní ọmọ pa so so àwọn ọmọ náà so gẹ́mọ́ sí pọ̀láyè sí so yẹn sì búrọ̀ sápá bóòlù ọmọ yẹn ó sì jọ mọ̀ rẹ̀ látara ìyàwó tí yẹn bá ní àtọkọ tí yẹn ah, ó Allah ìmúrò kó dolówó ló jí ń fi ọba ọyí àmọ́ ìsin báyìí orí pé ìgbà bí mo ṣe wà gẹ́gẹ́ tó fi ọgán mo ti lálàsí jù bẹ́ẹ̀ gan-an sí ọyí so kíyàn wòye sí la'alla Allah bóyá Ọlọ́run bá fẹ́ nǹkan mí látara ẹniyàn fún ọbú tó jẹ́ dáadáa ni ọyí so bóyá Ọlọ́run bá fẹ́ nǹkan mí fún ah wallahi ayé a ní láti distance ara gwa gan sí materialism tí táwọn èèyàn ń tàn kagan láyé sí ó pọ̀ gan ó pọ̀ gan ó sì gbọ́dọ̀ máa nára rẹ̀ létí máa nára rẹ̀ létí ayé ikọ́ ayé ikọ́ ayé ikọ́ wà ílá padà sọnù ó rọrùn láti sọnù nínú odò kí ẹ bẹ́yàn ṣe ń wá ilmà àti iman kó ju bẹ́yàn ṣe ń wá owó lọ so èyàn búrò mọ́ bẹ́lọ́wọ́ bá fẹ́lẹ̀ ìgan ọ̀ so wọ́n ni so walwala lè sọ́ọ̀lẹ̀ àtọmọ dáadáa wọ́n ni wà fi aljanna ti fi al'akhirọ̀ àti aljanna ni lálkìyàmà ilé ló sì gajulọ so ilé ló gajulọ alfawzu al'azim wọ́n ni wà fi ha ma la ainun ra'at in bẹnu aljanna o in ka tó jò rírí gbogbo tó bá rírí gbogbo tó bá jẹrí gbogbo ayé gbogbo ayé o ti lọ Singapore ti lọ gbogbo ẹ̀ gbogbo jẹkújà yìí ló ti gẹjẹ síbẹ̀síbẹ̀ náà tó bá dà Janna wò rírí wọ́n ni wàlá udhunun sami'at eléyìí gan ó ti tó kí yẹn fi máa zàhádà ara rẹ̀ kún bí ayé kí yẹn fi máa lékún nínú zuhud wallahi yẹn ní bùkátà sí zuhud yẹn tí yẹn bá fẹ́ lá tí yẹn bá fẹ́ bá Ọlọ́run bá pàdé dáadáa tí yẹn ayé ni òjí ó mọ òdodo kó wà lórí òdodo kó gba òdodo so ilé èyàn búdọ̀ èyàn búdọ̀ mú títò gan wọ́n ni wala khatara ala qalbi bashar bẹ́ẹ̀ sì ni kò sí kíni kò rí kọjá ọkàn abára kankan rí so wa naktafi bi hadha insha Allah ibi ọ̀rá láti so wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in insha Allah ta bá ti awọ àwọn kankan tó jọ mọ́ àwọn kan tí àwọn Haddadiyya sọ àti àwọn ẹ̀sùn tó fi kan Sheikh Rabi ní abala yìí sódà a lè wà lórí ilm àti basira nípa àwọn nǹkan yìí so kọ́nà bá kó ṣe rán fún wa kó jogún ìmọ̀ta fi lè sàlàyé rẹ̀ so hada wallahu alam ok so irú ẹni bẹ́ẹ̀ ṣètọ́nù ó fẹ́ fi sí àwọn èèyàn lọ́nà ni irú ẹni bẹ́ẹ̀ ṣètọ́nù dẹ́ sáwọn èèyàn ni tó pé ṣètọ́nù gbọ́n ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣètọ́nù àwọn onígbó àbí àwọn kírókọ rẹ̀ torí ó ti fẹ́ dà pé àwọn onígbó ni mo fi ń sàpẹrẹ so àwọn kírókọ rẹ̀ ṣé gbogbo ọ̀nà ọlọ́tí ní máa ń ṣe wọ́nà wọ́nà ní máa ń ṣe wọ́nà wọ́nà máa ṣe lédèdè lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àrán ọlọ́tí mi wà wípé aṣọ gidi wọ́n mọ̀ wọ̀ kódà wọ́n tún mọ́ sọ fún ọ pé ó mọ̀ dọ́gbọ́n mo tí ni o ní ma mú mú wèrè pé wà ma mú tí wà ma ṣe nẹ́dẹ̀ẹ́dẹ̀ káàkiri oye sí àdírò àwọn bẹ́ẹ̀ ṣe tọ́nù gbé wọn kalẹ̀ fáwọn tó fẹ́ sì sọ́nà síbi ọtí ni oye so the same thing náà ẹni tó yí pé mubtadi'a ni dọ́ọ̀lùn mudilun bọ̀ ni zuhdi pọ̀ oye àbí tààrọ ibi zuhdi ó pọ̀ gan kí ẹ máa fi fi zuhdi yàn ó pọ̀ gan ọ̀kan sáà mọ̀ pé ah, àfáà yìí ní zuhdi ó pọ̀ gan pé bọ̀ tẹ bá wá tẹ bá wá rí ẹwà rí pé ẹni yìí kò sí zuhud ṣètọ́nù máa mọ̀ ó ń lò ní kó bá fi sí àwọn èèyàn lọ́nà ni bí imam ahmed rahimahullahu ta'ala sí sọ ni oye wọ́n ni imam ahmed ní kó mọ́ tán ọjẹ́ wọ́n ni tó àtúrọ́ asìhìn borí wọ́n sí mílẹ̀ báyìí borí wọ́n sí ní pé kò bá máa ṣe kíni kò bá máa kínú kò bá má gbàtànjẹ pẹ̀lú rẹ̀ oye so irú ẹni báyìí irú ẹni báyìí kódà ó ṣe irinṣẹ́ gidi fún ṣe ìtọ́nù ni ju ẹni tí ò ní zuhud gan lọ so yóò ra àwọn èèyàn mú ó dà gẹ́gẹ́ bí christian tó ní wà ládàá tí wọ́n ń pè àwọn èèyàn pẹ̀lú wà ládàá bó tún wá máa ń ṣe dáadáa sáwọn èèyàn so ṣe ìtọ́nù ló mú kalẹ̀ èèyàn níwò pé torí pé dáadáa ṣètọ́nù gbá ṣètọ́nù wa máa ń lo àwọn èèyàn lédè èdè kan báwọn náà ni òun náà ní àwọn ambassador náà ambassador èèyàn tí ìlú bá tí country kan bá fẹ́ sá ambassador àwọn tó dájú náà máa sá oye àwọn tí wọ́n rí lò oye bó ṣètọ́nù ó sì wá sá ambassador wà pé àwọn lédè èdè ní ó pa àwọn tó tètè dìtẹ́tì ní wà sá àwọn tí ó ti sìyàn lọ́nà tán kíyàn tó mọ̀ náà ni ṣètọ́nù máa ń sánà oye so bó ṣe jẹ́ ni o wallahu alam náà alaikum salam tula nípa ìgbẹ́lẹ́sọ nípa pé kí a balance by ìmọ̀ ọmọ àti ìpè rẹ̀ tó wáyé pé bóyá ìmọ̀ká pé bẹ́yìn mọ́nà pé bóyá ó lè fún ìrántí mọ̀ so bóyá táwọn mi lọ nípa àbámọ̀ nípa ìyáná èmi ò mọ́ntè mi níbo lè fún yà mọ̀ bọ̀ àwọn nǹkan ìmí tó yàtọ̀ sí ìròyìn àmọ̀ bọ̀ nípa ẹ̀yẹn gastrophilia pé omi ò ní ṣe rí tó bá pé ẹni ẹ̀ wà ní stage talibul ilmi kò ní hujja kankan èyàn gbọ́dọ̀ mójútó náà ni so èyàn gbọ́dọ̀ mójútó náà ni kíyàn bá yí wà ní stage talibul ilmi o kíyàn mójútó náà ni tó bá yẹ pé àwọn nǹkan tó ń yẹ́yẹ́ nìkan ni ẹ máa ń jókòó tì ní honestly kò sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní nímọ̀ tó bá yẹ pé àwọn nǹkan tó máa yí wọn nìkan náà tì ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní nímọ̀ àwọn ìmàmí leva àwọn ìmàmí ó lè gan bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n jókòtí jókòtí jókòtí la astashilana su'ba aw udrika almuna faman qadati al'amalu illa li sabiri so wọ́n jókòtí títítítítítítí tí tán fi ṣe kíni tán fi tó fi rọrùn fún wọn náà oye so wọ́n ni gẹ́gbọ́n sí ma sọ pé akabu ala talab wọ́n takú ti kẹ́ ma wá kíníyàn títí tán fi so gẹ́gẹ́ ti pé wọ́n kàn án ògá ah, ah, rárá kódà kíyàn máa wà lọ kíyàn máa wà lọ ẹlẹ́kẹ̀ẹ́ ìsúnwá ni pé tó bá tún wá ń wà lọ gẹ́nà tí ò bá tún wá ń mà ìbádà ló fi ń ṣe fọ́lọ́wọ́ bá ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé yóò ní ẹ̀hújà wájú ọlọ́wọ́ bá but kó wá pàtí yẹn ó gbọ́dọ̀ máa wà lọ kó wá fún 40 years káwà wò bóyá kò ní mà àbí yóò mà kó máa wà lọ fún 40 years káwà wò bóyá yóò mà àbí kò ní mà so nígbàtí ìjẹ́lómi ń wá ìjẹ́lómi mà láàrin oṣù kan tó bá wá fún 5 years ṣe kó máa yóò máa bí kò ní mọ̀ ìtẹ́lù mi máa láàrin oṣù méjì tó bá tún wá fún another 5 years so bẹ́ẹ̀ ni ìtẹ́ yẹn fi máa ní pláàni mọ̀ fún àti gbogbo láìfì yẹn yẹn ni kì í pé yẹn máa ń wá ìmọ̀ pé no no no ara o 3 years náà ni i know 6 years bí a ti máa ti ti parí tánàwì wọ́n ti parí mọ́dásánsì tàwọn ti parí mọ́dásánsì gbogbo anáà kò ti wá dì kankan náà kò sí ìdánìkan fi jura wọn lọ mọ́ oye ara o èyàn gbọ́dọ̀ máa wá ìmọ̀ lọ gbọ́dọ̀ dúró èyàn gbọ́dọ̀ máa wá ìmọ̀ kí ẹ máa wá ìmọ̀ ní gbogbo gbà kí ìgbẹ́gbẹ́ ìmọ̀ wá ìmọ̀ yẹn so àìmọ̀ tí ò bá yéèyàn èyàn ò tẹpẹlẹ mọ́ náà ni so bó yóò ní kóhun tó gbọ́mọ́ sára yìí òun ka 50 times lọ́tọ̀ọ̀tọ̀ láàrin ọdún márùn-ún yóò lóun ká 50 times lọ́tọ̀ọ̀tọ̀ láàrin ọdún márùn ẹwà alimamu Shafi'i wọ́n ní ìkẹ́nà àwọn ọmọkẹ́ wọ́n ká kéwú fún títí títí fún fí 60 times ní wọ́n ní kò gbọ́yé wọ́n nígbà táwọn èèyàn tún wá lọ tán wọ́n tún wá pè sí kọ́nà wọ́n tún káfún káfún káfún káfún so yíò búrọ̀ sí kí ni yíò búrọ̀ give up kìí sí gbogbo àwọn táwọn ń ká ń pa wọn pé à ah, alìmọ́mù alfahimul alama kìí ṣe pé gbogbo náà ni pé wọ́n wá nílà akáyí torí ọ̀tọ̀ ni eh, gọ̀ríza ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni moktasab ọ̀tọ̀ ni gọ̀ríza ọ̀tọ̀ lè tọ́nà wọn bá fi sára yẹn gẹ́gẹ́ ọ̀tọ̀ ni moktasab èyí tí yẹn sí kíni èyàn sí kíni èyàn gbìyànjú àti rí oye sọ́nà wọ́n máa ń bẹnu mí láká ìgbé ó ti wọlé kan báyìí gẹ́gẹ́ alimam Bukhari ó ti tán ẹgbàgbé so bọ̀ síbẹ̀síbẹ̀ kò kọ́ dí wọn bí pé kama wà ìmọ̀ kama di olùmọ̀lánlánú ẹ̀sìn ọlọ́wọ́ ba so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum